لقد خلونا المسجد وأرى لإن شاء أن يبعثوا تعبون لا تباهوا مظالم ما لو كان معروف وجعل يدر إنسان كفتها قريبا هو الذي أنزل رسوله بالهدى ودين الحياة على دين المسلمين وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله والذين لا يرون يخرجون بين أعينهم اللوم ورضوانا ذلك ذلك مثل السوء ومثل الدين كزرع أخرج بديعه أمأرا ذاك غير طالب وفقا يجب ذروها التي تبذل الرفاق الذين آمنوا وعملوا الصالحات منها مغفرة وأجرا عظيما جماعة شكرا الله أكبر كل شيء أكبر من ذلك القرآن وأكبر من ذلك tó tó àbùkù àná ọlọ́mọ́sí omi padà lọ́dọ̀ ọ̀rọ̀ mímú ààmẹ́nà tó ń gbára fúnlẹ̀ bí tí ó láti jẹta náà ló fi pẹ́ ọgbọ́n àná gẹ́gẹ́ bí ọgbọ́ta ti gbẹ́rẹ́ náà ọba pé èèyàn ní bá ọmọ ìpìlẹ̀ rẹ̀ nílẹ̀ kí yọ́ra sí àṣọ́dá ní ọlá fúnlẹ̀ bí wọ́n ti ṣe tọ́lá sí ọgbọ̀ yóò sì rí bí tí ìrìn wípé nígbà tí a rí àwọn bàbá wa tí wọ́n jó pàtó àlùbáríkà lọ́dọ̀ ọ̀rọ̀ wọ́n sì ti fún wa àpẹẹrẹ ọ̀pọ̀lọ́dọ̀ ọ̀rọ̀ wọ́n sì ti kọ́ wa ìgbàtí ni tó pẹ̀lú nínú kí ó rí ẹ̀fẹ́ arọ́wà sí náà káà máa rọ́ náà tí wọ́n sọ fún oníṣẹ́rù àbáṣọ́lù ọkọ̀ ìwàwó àti gbogbo ẹni tí agbọ̀gbọ̀ kó tàgbọ́ gbọ́ran tó àpìyàwó náà lẹ́gbẹ́ tí bàbá wá sọ fún alẹ́sàn ètò ìsìnlára àwọn ọ̀rẹ́sìn yálà لنفسي إرفاني بكلمتها وصنتها من خلالي bá ti wá gbọ́ ilẹ̀ ìdáná títí báyìí nígbà tí dé ṣe òun náà jáde mo tó wá kọ́ ọ̀rọ̀ pé ah, ọlọ́mọ kò sọ̀rọ̀ àti ìgbékalẹ̀ alẹ́mọ̀ sọ fẹ́ ní kí púpọ̀ Thank you. Ìpò gbogbo ọ̀rọ̀ kalẹ̀. Lọ́rí àǹfààní wà lára àwọn mẹ́rin. Orí àwọn ọ̀dámù fún pásọ̀rọ̀ láti rán ní sọ́nà ọlọ́mọ́sọ̀rọ̀ àmú kọsẹkọsẹ. Ní àbá ti kọsẹ wọ́n kọfẹ́ náà. Àmọ́ tí wọ́n rí mo fẹ́ tó rí mo fẹ́ tuntun orí kábàbà àgbàgbé. Bàbá sọ́rọ̀ wọn sọ́jọ́ tù. Ṣọ́lá ìlàkúrá tó máa gbọ́rọ̀ kalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́nà Bàbá àwọn ajíṣọ́rọ̀, bàbá ìyá òwò láàrin ọ̀rọ̀, bàbá àwọn gbajúgbí sọ́rọ̀ káwọn ọmọ ẹyẹn bí ò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lẹ́yìn ẹni tó bí wa bàbá Musa, bàbá Mùsànàlá. Àwọn gbọ́dọ̀ bàbá lágbègbè, táwọn náà ti máa gbọ́rọ̀ kalẹ̀ wákò ní adébí ní tàṣírì ti àárọ̀ lọ́rọ̀ bàbá sí adam tí wọ́n wá tàlé wọn a parí bí mẹ́wàá mọ́kànlá parí a lè kó omi àti àfá láti lè jù láti wa ní sí

kíni kà tí ó kíni kàrà rẹ̀ ń gbé ìrìnà wà ń bẹ̀ sí ìyàn pàtàkì ní. Gáàlá bí Nàìjíríà. Gáàlá bí Nàìjíríà. Gáàlá bí Nàìjíríà. Gáàlá bí Nàìjíríà. Ọ̀rọ̀ ìpékè ẹ̀ sí èyàn gbádà rẹ̀, ya ìrìn, ẹ̀rẹ̀ta ìwá ní ìkí Ẹ̀rọ tí bàbá fún ẹni ọlọ́run gbọ́dọ̀ dínà lóró kókọ̀ gbogbo ìgbà tí àwọn ọ̀rọ̀ ọ̀sán Adam rahimahullá tí wọ́n máa rán mi wá èmi wọ́n sọ ìrànlára ló tàkàrà wípé èmi ò rí àìsí kan tí wọ́n lè tó ń ìwọ́ tó bá rí náà ní kàfùrà ìwọ́ lọkàn rẹ kókó dàrú náà bí abíọ́lá bá gbé zàkáwá bàbá wa dáúdà ìwọ́n mọ̀ lọ́rin dáadáa ìgbébẹ̀ wọ́n lọ bá sọ́dún ìdí yóò bá kú lábẹ́kúta òun sì ní jẹ́bí ọmọ ìyá sàràbíọ́lá ẹwà lọ káàkiri àdóòwò àdúgbàtà àwàwálẹ̀ ọkùnrin àkàkàkiri ṣẹ́lẹ́wọ̀n nínú kẹta mọ́ ẹwà ní àwọn tẹ́jú bẹ̀rẹ̀ ẹwà fẹ́sẹ̀bà àpáwà àgbà àwọn àti mú lápù wọ́n ní tèmi ìyẹn wọ́n bá jílẹ̀ tàbí ọlá Èyí ń jíṣẹ́ náà láìpé láìmọ́ ìgbà tó sọdún mẹ́ta mẹ́rin. Kò tó dùgbé àbá ní abẹ́ọ́lá tó sàkà rẹ̀ gbàbò ní ìgbàtọ̀fẹ́ máa ní ẹkú máa fàwà. Láàrẹ̀ fúwá kò sí máa gbàbò ní Fáṣì àti pé bí ọdún mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ tí wọ́n ní mú nǹkan kọsọ́lá kíláàsì. Alága ni wọ́n tẹ̀tẹ̀ wá pé à tó gbogbo dára gbé wọ́n ti gbà fún ìgbà ayé tó kù ní tó wù wá tó kù làwọn mú kiri.

Onílẹ̀ máa tún padà lọ bàbá ọ̀pẹ̀ wà tó tó ọba pẹ̀lú àwọn tí mi náà lọ́pọ̀. Èjú wọn bọ́ sí ìjọ náà ìwọ̀n mọ̀ gbà. Èjú àdá ọmọ tó bá fún wọn ìwọ̀n ra kó kalẹ̀ tí ní ọ̀dá ẹjá fi mátíà ẹjọ́gun àbá ìfàánù nítorí ọlọ́wọ́lọ́wọ́ fàánù ẹ̀yìn náà. Ẹ̀ yóò tó ìlàfà ń gbogbo wọn sí lọ́rọ̀ èyí tí wọ́n fún mi mo ti gbà àrá àpá èyí tí wọ́n mú látò ní mo ti gbà kọ láàrin fún mi wọ́n ní ohun ìṣẹ́gbẹ́dọ̀ kọ́ ohun lẹ́wọ́n mọ́ ti sápẹ̀ ìlú. Àríwá náà kọjú Subhanallá. Ẹ̀yìn tí ogójẹ́ mẹ́kọ̀ọ̀rọ̀ wọ́n ìyàwó àti bàbá ọkọ àti bàbá. حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله سبحان الله والحمد لله الحمد لله لا إله إلا الله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Àwọn ìpa ló jẹ́ dá lẹ́yìn. Ẹni owó jẹ́ wọ́n tó bí dá lẹ́yìn. Ẹlẹ́mí kàwọ́ láàrín gbogbo àwọn ọmọ àwọn tó mọ̀ kàí. Wọ́n láwọn bá àtàálẹ̀ yìí. Àtàwọn mí náà. Àtàwọn mí náà. Ìgbàlùkà fún ìwà ìtò nípa ṣe. Àwọn ẹ̀dà ní àwọn ọ̀tẹ̀ nípa ṣe. Ọ̀pẹ̀ ìwà náà. Àtọ́kọ̀ ìyàwó náà. Ìjọba ọdún ìsìnkà ni wọ́n ní kí wúrọ́. Ìjọba ọdún ìsìnkà ni wọ́n ní kí wúrọ́. Gbogbo àwọn ọlọ́dún ìjọkú. Ọlọ́pàá ìyàwó. Ọlọ́pàá ìyàwó. Ìyá ọ̀pọ̀ ìyàwó. Àbí ọ̀pọ̀ ìyàwó. Ọlọ́run ní dọ̀rọ̀ àwọn. Ọlọ́pàá ìyàwó. Ọlọ́pàá ìyàwó. Ọlọ́pàá ìyàwó.

سبحان الله والحمد لله لا اله الا الله إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا هو مدير المركز أبا يا خبيب الله كفى هذا وصلنا على Bàbá Àwọn ọ̀dọ́pàá ń gbára gbogbo ní kí àmàmà.